ẹjá kọ́ lọ́bẹ̀ annabi sallallahu ní haruma maluhu wa damu àti owó rẹ̀ àti ẹ̀jẹ̀ rẹ̀ ó déwọ o ìyẹn ni pé ọgbọ́dọ̀ parú ẹni bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ gbẹ́sẹ̀ lérú owó ẹni bẹ́ẹ̀ ìtumọ̀ tí annabi ń wí ni pé fàhúwá mùsùlùmù fàhúwá mùsùlùmù torí pé àdíìsì yí المسلم ala المسلم e eh? haram damuhu wa maluhu wa iri a jẹ́ pé ìta annabi wimbi náà ló ti wí ní ibòmíhun pé man qala la ilaha illallah ẹni ọba ti ní la ilaha illallah fahuwa muslimu limada kí ló tàbí bẹ́ torí pé annabi ní haruma maluhu wa àtòwò àtẹ̀jẹ́ rẹ̀ ìwọ ní o annabi sí sàlàyé fún apáta lọ wà tẹ̀jẹ́ rẹ̀ déwọ̀ almuslimu adal muslimi haram damuhu wa maluhu wa irdu annabi wá fi nkankan kún sallallahu alaihi wasallam annabi tó pé ó tí yá jawami'ul kalim ká sọ̀rọ̀ díẹ̀ kọ̀bá sì tún fi lè kò sì ní pọ̀ lọ́rọ̀ tá ọ̀sán sallallahu alaihi wasallam torí àsìgbọ́ ńláńlá méjì ló lè jáde bọ́bá ìpẹ́nu tànẹ́bì wíní tànẹ́bì bá ní man qala la ilaha illallah haruma maluhu wa damu tí òfin tó fi kún pé wa kafara bima yu'badu min dunillah ìrìn èèyàn méjì ni ọba ma wí tànẹ́bì òwí tí ó sì ma ní ànẹ́bì wí sallallahu

a ma ara wọn tí ń wí lónìí tó ipé ń tàn nẹ́bí sí ń wí kọ́hùn sallallahu alaihi wasallam ọ́dà bí àwọn tí ń pé wailun lil musallin pé ẹ̀wọ̀ ọlọ́run ti ní wailun lil musallin ọlọ́run tó ní a máa kírun náà ni ó tó ní wailun balẹ̀ pé irú mùsọ̀lì náà ọlọ́run wí débẹ̀ wọlọ̀ ká débẹ̀ alladhina hum an salatihim sahun àbí kíyàn ká ọ̀rọ̀ ọlọ́run débi tó sọ dé kákọ̀rọ̀ anẹ́bì sọ̀rọ̀sọ́lá débi tí ọ sọ dé anẹ́bì ò dúró lórí kí mọ́ ń kọ́lá la ilaha illallah ó ní wà káfàrọ̀ bima yu'badu min dunillah ẹni ọba sọ àmá ń jẹ́ láìláha ẹnu lásán yìí ó ti tó ànábìgá ló ní ò tó ó ní wà káfàrọ̀ bí ma yọ bá dú mẹ́ndú nìdá yọ wà ṣe kèfèrí ìyẹn ni pé yọ kọ̀ tàwọn kan àwọn owó ma yọ bá dú mẹ́ndú gbogbo nǹkan míì táwọn èèyàn bá ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run yọ kọ́ẹ̀ntì yíò kọ́lọ̀ fi rán nẹ́bí o sọ̀lọ̀sọ̀lọ̀ òun lẹ́ ma gbá wọn béèrè kọ́nà wọ́n bí mírú ẹ̀ ní ajímú ìdí ní ẹlẹ́rì wọ́n bí mírú ẹ̀ lẹ́kọ̀ọ́ ní ọ̀sẹ̀ tó lọ náà pé ní ẹ̀bá ń kírùn àbọ́tí ẹ̀jẹ́ làdáni gan ní sí tó ń gbégún ẹ́ kí ni túnmẹ̀ sí ìrùn nígbò ti gbà pé láìláha ìlà mọ́mọ̀ ránṣọ tó máa tù níta nẹ́bí wínú ìwọ̀nà lọ ránṣọ ìwọ̀nà lọ ń se kíní ìwọ̀nà lọ ń fa òwú rẹ̀ tó ń tù bí ẹni tí ń pọnmi sínú àgbọ̀n ọwá lóyìn àgbọ̀n yóò ti kún látàrọ tó ń ti ń pọn kò lè kún o ní ọ̀sọ́bà kan tó tó jọ́sìn fún àfolúwọ́ ọba Allah ó sì tún ní nǹkan kan tó tún gbà póun náà tún ṣe nǹkan kan lẹ́yìn ọlọ́run Allah kò lè wọ́ra wọn torí náà àkọ́kọ́ nù kèése ń tàà nẹ́bí wí ní bẹ́lómí ò ti máa wí lónìí pé ànẹ́bí ti ní máa ń kọ́ la ilaha illallah ànẹ́bí lẹ́ni ó bá ti sọ pé la ilaha illallah

eléyìí náà ni alìmáàmù wahab ibn munabba rahimahullah ní àwọn tàbí ayi òun lọ́pà kí sí wa pé ìjọta nìkan náà wá bá pé ya imam ya imam wahab alaysat la ilaha illallah miftah aljanna ibi la ilaha illallah kọ́kọ́rọ́ ta fi sí aljanna èmi ti ní ọlọ́lọ́mọ ilaha illallah kí ni wáhàbù wí alìmáàmù wáhàbà ní na'am wa hal wajadta miftahan bila asnan la ilaha illallah ní kọ́kọ́rọ́ aljanna a máa ń jẹ́ wọ́rí kọ́kọ́rọ́ kan rí tí ò léyìn in ataita bi miftahin lahu asnan futiha laka aw bọ́ bá mú kọ́kọ́rọ́ tó léyìn wá ó sì lẹ́kùn àlìjẹ́nà lóòtọ́ àmọ́ bí kọ́kọ́rọ́ láìláìlá àti ẹ̀yọ̀ tí ọ̀bá léyìn àbọ́ ọ̀kan eyín rẹ̀ irú kọ́kọ́rọ́ bá ń ká nẹ́bì ní yóò sì lẹ́kùn àlìjẹ́nà torí náà dákùn mẹ́jà tanra wa bẹ́ẹ̀ ni mọ́ ń kọ́ọ́lá àmọ́ ìjẹ́ ìmá yọ̀ọ̀bádó mẹ́ndò nìlá àmá ẹ̀yìn irú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀pẹ́ a mọ́ sọ́rọ̀ àti ogbó ń tọ́jọ bá ń ọ̀wọ́lé o anẹ́bìlẹ́sìn ní kíyàn ọmọ sí torí wà káfàrọ̀ bí má yọ̀ọ̀bádó mẹ́ndò nìlá torí náà ẹ̀dàkùn kọmọ́dà bígbà tí yàn ń pọn mi sínú agbọ̀n la ilaha illallah ó ní túnmà táwa náà mọ̀ ìyẹn ni pẹ́ nìkan ò tún jó jọ́sìn fún máa bí gíní àfọ́lọ́ gbogbo tí ó bá takó ohun tó sọ lẹ́nu yìí yọ bà láìlá òun jẹ́ òun lájá nẹ́bí ó gbé kalẹ̀ as a condition pé mọ́ ń kọ́lá la ilaha illallah wa kafara bima yu'badu min dunillah haruma damuhu aw maluhu wa damuhu ìran àwọn èèyàn ẹlẹ́ẹ̀kejì táwọn náà ń sí ọ̀rọ̀ annabi yìí gbọ́ sallallahu alaihi wasallam annabi ni man qala la ilaha illallah awára àwọn kan tí wọ́n ní la ilaha wọ́n ní wí kò dénú rẹ̀ ọkà wí ni kí ni kò islamu rú nǹkan báwọn annabi sì ni man qala la ilaha illallah ipò islamu ni pé mọ́wí ń dá annabi òwúsá annabi lẹ́nu so ti wí la ilaha illallah nu'amiluhu bizahir nu'amiluhu bizahir àkìyàn ah, wá bá wa mọ́sálásí lónìí a ní àṣìrí àìrí ọyá ìdẹ́lẹ̀ jú ló kọ́ ní abdullahi lòun ah, ẹwọlé ẹsàrọ̀ ẹlẹ́kíhùn ni kò sí nǹkan mí òun ni kí ó wúwa pé òun ọ̀kàfárà bì mọ́ yóò bá dùn mí ń dún nílá ìgbàun la tó lè lè àmọ́lòpin ìgbà tí yẹn bá wí la ilaha illallah kẹ́yẹn kan tó wá ní kọ́ọ̀sì àti pẹ́ àmàbọ́yá la ilaha àwọn òdénú rẹ̀ àṣejù tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ nínú ẹ̀sìn o òun ló fi jẹ́ pé ní tá fẹ́ràn jù nínú àwọn tá fẹ́ràn jù sallallahu alaihi wasallam òun ni Usama Zaid nínú ẹgbàwà hadithi kan wọ́n ní khalid ibn al-walid ni ogun wọn náà ni wọ́n súnmà nẹ́bì púpọ̀ ta ni khalid ibn al-walid òun lọ ga ogun musulmi pé wọ́n wà lójú ogun musulmi àti àwọn tí èsẹ musulmi àwọn kèfèrí nígbà ẹnìkan wá rí pé ah, eh, nǹkan tánlẹ̀ <laughs> gbogbo àwọn àdúrà àwọn táwọn wáyìí lámọ́ wọ́n ti fi balẹ̀ àwọn musulmi ti balẹ̀ ẹnìkan wá rí òun náà bí tó sápamọ́ sí ọ̀fìdàlé ọwá ní aṣáàdù aláìláha sẹ́mọ̀ pé tó jọ ní pé ń gbò rí dá <laughs> aṣáàdù aláìláìláha ń gbà tó rí kíni tó rí ìdà aṣáàdù yọ ọ̀kọ̀ wọlé mọ́ fàkọtàlàwú ó sì pa ńgbà wọn dọ́dọ̀ بعد أن قال لا إله إلا الله ó sì pa lẹ́yìn tó ní la ilaha illallah torí náà ẹ̀dàkùn ẹ̀sìn tó lọ́n fi rán nẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀sìn wasatiyya ni o láàrin àṣejù àti gíní àtàṣe ètò inú ta wí náà ara ṣe jù ń bẹ ara ṣe ètò ń bẹ man qala la ilaha illallah èyí wọn pé ká sílẹ̀kùn fún al'irja kò pé á sílẹ̀kùn fún fíní al'irja pé òsìsẹ́ òsìsẹ́ ọlọ́run ti ní man qala <laughs> ọlọ́run òwúbá annabi òwúbẹ́ sallallahu at the same time man la ilaha illallah ká má jẹ́ ó sílẹ̀kùn gùlúwù fún wa náà ká má jẹ́ ó sílẹ̀kùn àṣejù torí bí ta bá dé lónìí bí mùsùlùmí mi bá rẹ lómi bó ti wẹ̀wù lásán yóò ti ya fọ́tò orú mùsùlùmí tí ń ṣe bó ti kíyàn lásán yóò ti ṣe gíní ó ti ní píkṣọ orú mùsùlùmí tí ó gbọ́dọ̀ jẹ́ gbogbo eléyìí ò sínú lànà Ànábì o sallallahu alaihi wasallam ẹjá àmàlà náà sàbí bí zọ́ọ̀hìrì tí wọ́n fi hàn pé báyìí làwọn ti rí níjọ́ tí ìbálò yóò tó yí padà oríjọ́ tí wọ́n bá se ń tọ́ nẹgẹ́tì jí tí wọ́n wítàárí tí wọ́n se wà káfàrá bí má yọ́ ọgbádùn mẹ́lú nílá bá nẹ́bì ti gbáyé nù sọ̀lọ̀sọ̀lọ̀ kọ́dàtà nẹ́bì ti ẹ̀jú lẹ́bù yíò lọ sẹ́mù páwọ̀ ọmọ gọ́nà ní jíwá móró ní ọgbọ̀dọ̀ jẹ́ pé ìwọ̀rọ̀ àwọn kọ́lọ̀ kan tó wọn ọmọ gbà ọmọ tí ma wọ́rú <laughs> aṣọ ọkọ́lọ̀ òun ni anẹ́bíwa muhammad sallam kódò òun mọ́ òun se gíní ọmọ pé rọ́ ni láìláha ìlàlá ọ̀tẹ́lòmí èyí bí àwọn abdullahi ibn ọba ibn salul wọ́n wí láìláha ìlàlá wọ́n kírùn lẹ́yìn anẹ́bí jihadu pa àmẹ́lẹ̀hùn nàbí yóò sọ̀lọ̀lọ́hù àríhù ọ̀sẹ̀lẹ̀ ń bẹ́ bọ̀ọ̀hìrì tí wọ́n ikú láyé èyí tí wọ́n fi hàn pé bá wọn ti rí ní bẹ́ẹ̀nẹ́lá nẹ́bí sí gíní bẹ́ẹ̀nẹ́lá nẹ́bí ń bá wọn lò torí náà ẹ̀dàkùn ẹja kọ́ ẹ̀kọ́ ńláńlá òun ni eléyìí àmọ́wọ̀ dúó ń bí tọ́lọ̀ ní kò dúó al-mu'amalatu bí dìzọ̀l man qala la ilaha illallah wa kafara bima yu'badu min dunillah torí náà ìdákùn ẹjá kọ́ ẹ̀kọ́ ńláńlá yìí bí hadida nabi sallallahu alaihi

ìta wí iye gbogbo báàbù tó kù ti ń bọ̀ nínú tíra yìí yọ́ ma túnmà rẹ̀ ni ìyẹn ni pé man qala la ilaha illallah wa kafara bima yunzal tó gbọ́yé lọ́nà méjèèjì ta wíhun kò fàṣe jù gbọ́yé kò sì fi àṣẹ tó gbọ́yé gbogbo àbúwábù pátá wọ́n túnmà ilé yìí pé ìtọ́lọ̀ ń mẹ́sà jù ń bẹ́ fíhí akbarul masáìl gẹ́gẹ́ bí àṣà alfawa muhammad ibn abdul wahab nípa ribábù kọ̀ọ̀kan tí wọ́n wà summarize àwọn ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ ńláńlá tààrí ń bẹ̀ wọ́n láwọn masáàlá ńláńlá ọ̀rọ̀ ńláńlá nílẹ̀ bí n ta àtàkọjá yìí wà hàmùhà ẹ̀rẹ́ tó ṣe pàtàkì jùm bẹ́ẹ̀ wàhíyà tafsiru tawhid wàhíyà tafsiru ọjá màtúmà kí là ń pè ní tawhid pàtàkì jùlọ láwàtà ń sọ Yorùbá lẹ́nu yìí mo ní ìtumọ̀ tàwíìdì pé ìmọ́lọ́ nìkan ìmọ́lọ́ nìkan ó kù díẹ̀ káàtó òun ni òjò pọ̀lọpọ̀ ọmọ kí man qala la ilaha illallah wa kafara bima yu'ba tàwíìdù ni ìmọ́lọ́n lọ́kan àti ìsìn ọlọ́run nìkan bí yàn bá ti yọ kankan lẹ́nu wàtàfsíru ṣàhádà inú ta kọ́lẹ̀kọ́ ńláńlá ní báàbù yìí ni pé kálìmà ṣàhádà tí mẹ́ rẹ̀ ń gbín jojúmọ́ aṣíhádù aláìláha illallah wa anna muhammadan rasulullah sallallahu alaihi wasallam kódò jẹ́ agbóyí náà kí ni túnmẹ̀ kí ló túnmà man wa bayyanaha bi arálàyé tó pọ̀ láwọn ọ̀rọ̀ tó clear tó sàlàyé ń ta wí minha nínú àwọn ọ̀rọ̀ tàrí tó sàlàyé rẹ̀ ayatul isra aya tí ń bẹ nínú suratul isra ìran wa létí gbogbo ń tàà ti kà nínú báàbù yìí ni ó bayyana fiha ar-radd 'ala al kí láyà náà òun láyà pé ulaika alladhina ulaika alladhina yad'una yabtaguna ila rabbihim alwasila ayyuhum aqrab wa yarjuna rahmatahu wa yakhafuna adhaba àti túnmà rẹ̀ nígbàtà káyà yìí náà làfà tún ra wa létí pé ó sàlàyé fún wa ó fèsì fáwọn ẹlẹ́bọ àwọn tí ń pè nǹkan mí lẹ́yìn kí ló sọ wọ́n di ẹlẹ́bọ yad'una salihin wọ́n rá wọn kan léèyàn rí kọ́rà mọ́ nínú tafsiru kan wọ́n ní minal jinni náà wà àlìjànú ni àwọn gan wà mọ̀ páwọn táwọn ń pè igan ti parọ́ wọn ti àwọn gan ti ń pè ọlọ́run gbogbo o lè jẹ́ wòlíì o lè jẹ́ gíní o lè jẹ́ wòlí ẹnìkan dispute wìláyà rẹ̀ ẹnìkan dispute nùbúwà nẹ́bí ọlọ́run pé kọjá nẹ́bí ọlọ́run mọ́ àmọ́ kí lẹ̀ tọ́ tí wọ́n ní láti mọ́ pé lẹ́yìn ọlọ́run olúwa ní ohun ọ̀gbà gbogbo ẹ̀dá pátá àti màláíkà ní àtànẹ́bí ọlọ́run ní àti wòlí ní ọlọ́run ẹ̀dá ọlọ́run ni wọ́n ọlọ́run lóhun wá nígbà kẹ mú ẹ̀tọ́ tòun kílẹ̀ tọ́tọ́ lọ́run òun ni ká kéèpè ká sí òun nìkan káwá fún èyíkéyìí mú ẹ̀dà tọ́lọ́run bá dá kọ́dá àfá ní bí ha bayan annahada huwa shirkul akbar kódé eléyìí ni ìdá nǹkan pọ̀ mọ́lọ́run tó tóbi jù tí yọ ní kó nú islam kọ́dàbọ́ jẹ́ mẹ́nà sọ̀lẹ̀fín nínú àwọn tó dá àwọn ẹni ọlọ́run ànábí ọlọ́run màláíkà wòlí ṣéwù nígbé èyàn bá ti pé torí gbogbo àwọn tá wí ọlọ́run náà lọ dá wọn ọkà dá wọn ni a sì gbà bẹ́ẹ̀ dá wọn débi pe nǹkan lẹ́yìn ó ti sẹ́bọ̀ ńláńlá ìyẹn ni pé tí yíò lè remain as muslim kọlọ̀nkọ́ mọ́sá àsánú wa o wà mí ha ayatu baro'a nínú àwọn àlàyé tààkà nínú báàbù tọ́lọ iná òní ayà ti ń bẹ nínú sórọ̀ baro'a ìyẹn ni sórọ̀tù tauba sórọ̀tù tauba náà làwọn afáà máa pè ní àwọn ayà àwọn súwàrù kan bẹ nínú alkùránì kẹrí wọn ní ju ó kọ̀ọ̀kan lọ bẹ́yàn bá pè sóràtù taubá ní sóràtù taubá ọ̀wọ̀lé bàbá pè ní sóràtù bàrá àná ọ̀wọ̀lé bẹ́ẹ̀nà ni yí sóra tí a dákọ láìpẹ́ yìí ayatul isra sóràtù al-isra òun náà wọ́n pè ní sóràtù bani isra'il torí náà àwọn sówàrù mí bẹnu al-Qur'ani ní ju أن أهل الكتاب اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله بتاتك أقني àwọn kan wọ́n máa wọn àfá wọn wọ́n máa wọn ẹlẹ́sìn inú wọn àwọn olùbẹ̀rù ọlọ́run mẹ́nà sọ̀lìfín àwọn tó dáa náà láwí àmọ́ dídá àwọn ògbépò pé kẹfún wọ́n rọ́pò dání kẹfún wọ́n rọ́pò ọlọ́run al-ahbar warrohban àwọn alfa àwọn ẹlẹ́sìn ni wọ́n ń pè bẹ́ẹ̀ àmọ́ gbogbo mọ́ ti jẹ́ lẹ́sìn tí wọ́n já àfáà tó níjọ́ tó bá ti di pé ní ìtàkàrú àbárọ̀hún wọ́rọ̀bánahún àrùbábán ní bẹ́ẹ̀ bá ti sọ wọ́n dọlọ́un kéèkèé lẹ́gbẹ̀ẹ́ ọlọ́un àti se ń tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ kọ́dánú ayà níjọ tí ó gbọ́ àyà yìí ìbéèrè tó wá bí ànábì bá ànábì ti dá lóhùn fáǹfà ní àwátá sí ń bẹ̀ ìjọ náà in tó bí ànábì ní pé à ah, òun náà ń bẹ lára wọn tẹ́lẹ̀ torí àdíyù yìí nàṣọ́rọ́ ní kírísítíẹ̀nì ní kó tó gbà Muhammad sallallahu alaihi wasallam àmú wọn lọ́lọ́run àkàn respect wọn ni àmú wọn lọ́lọ́run àmú wọn arbaban min dunillah kí lànàbì wí fún ànàbì ní alaysu يحلون لكم ما حرمه الله ويحرمون, لكم ويحرمون عليكم ما أحله الله فتلك عبادتهم Ànábì ni ṣe wọ́n yí sọ tọ́lọ̀un ṣe léèwọ̀ fún yín káwọn ní rẹ̀ bá lè ṣe ẹmọ́ ṣe tọ́lọ̀un ṣe léèwọ̀ ṣẹ́ káwọn ó ṣe gíní kí wọ́n sọ di ẹ̀tọ́ fún yín àdíyù ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ ǹjẹ́ wọn a tún máa sọ tí ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ àwọn a sì dìsáìdì pé wọ̀ ní fún àdí ìní wọn máa ṣe bẹ́ẹ̀ alẹ́bì ní ọ̀nà tẹ́ fi mú wọn ní ọlọ́run náà nù torí náà dákùn ẹjá kẹ́kọ̀ọ́ ń bí yíò náà halali lélé haramu lélé ẹ̀tọ́ ọlọ́run ni àfẹ́ni ọba fi rán pé bá ń jíṣẹ́ pé mo fẹ́ ilé yìí ń fẹ́ ilé yìí tá pe halali kó pe haramu àbí kó pé tọ́lọ ń ṣe ní haramu kọsọ di gini kọsọ di halali wa bayyana annahum lam yu'maru illa bi an ya'budu ilahan wahida ma anna tafsiraha alladhi la ishkala fi ta'atu al-ulama wal 'ibbad fi al-ma'siya la du'a'uhum iyyahum ẹ̀rí ìta kọ́ in addition to ìta ti mọ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀wà létí ń bí ní pé kámọ̀ wà rò pé ní ẹ bọ́yá ń tọ́lọ̀ fi ní wọ́n mú wọn lọ́lọ́un ní pé wọ́n ń ṣe kí ni wọ́n ń pè wọ́n sẹ́mọ̀ká ti mọ̀ yíò pé náà tí yàn fi lè mú yàn kọfíyàn sí ẹgbẹ́ ọlọ́run ní kọ máa pè gbígbà tó ń pe ọlọ́run pa yí ọ̀tàpọ̀ àṣẹ tí ọlọ́run ọba pa ìmọ̀ ọlọ́run àbọ́lọ̀ ń pè nǹkankan ní ẹ̀tọ́ àwọn sọ di èèwọ̀ bíyàn bá ti tẹ̀lé wọn bí yíò náà ó ti mú wọn lọ́lọ́run náà nù kọlọ̀nkọ́sọ wá mẹ́ wa minha qawlu al-Khalil alayhi salam lil-kuffar inú ta kọ́lẹ̀kọ́ ńláńlá náà ni ọ̀rọ̀ bàbá ńlá wa illa alladhi fatarani

àmọ́ má jẹ́ ọ́ dàbí ìgbà tó pé ní àkọ̀ráyé ní òjò wà bí tọ́lọ̀wọ̀ ọ̀fẹ́ ìdá ní ìwárú rẹ̀ ni iná ní bàrá ohun mẹ́mà tààbùdù ìlàlẹ́dí fàtọ̀rọ̀ ni fastafna minal ma'abudi na rọ́bàwò adábi ibrahim aleyhisselam ọmọ pé báwọn yẹn ti ń sin ọlọ́run níbi gbogbo tẹ́ ń jọ́sìn fún àyàfẹ́ ní tí máa ń sin lọ́hun nù yí ànábì Ibrahim fàyè yí òun lẹ́ bàbá ẹgbẹ́ nìkan bẹ tí ń sin lọ́hun nù yí ìbọ́pá bọ́sẹ̀ kó nù ẹni tó ń sin o illa alladhi fatarani àfolú ọba tí ó ṣẹ̀dá mi onínú àtọ́kọ́ nínú àyà yìí ni pé ọlọ́njá mọ̀ pé àṣẹ albara'a walmuwala ká bọ́pábọ́sẹ̀ ń bí tọ́lọ́wọ̀ ọ̀fẹ́ ká sì bí ó ń bí tí ó ti fẹ́ kó wọn orí wa hiya tafsiru shahada òun náà ni tó ma la ilaha àti wọ́n wí kèsì pé ń tàà ń wí lẹ́nu tí sí ọwọ́ wa ń takò faqala òun ni lọ́lọ́mfẹ́ ó ní kí ọ̀rọ̀ yìí àbí wà jáàláha olúwọba jáàláha kalimatan baqiyatan fi aqbi kò jẹ́ kọ́rọ̀ yọ parí lórí annabi ibrahim alayhi salatu wasalam ó ní kó tó máa wà bẹ́ẹ̀ fi aqbi yìí ayé fi dhurriyyatihi nínú àwọn àrọmọdọ́mà inú ta kọ́lẹ́kọ̀ọ́ nù báàbù tọ́lọ yìí eh, òun láyà ibi tọ́lọ ti láwọn kan wà máa hún bẹ̀kọ́rì jína minan wọn ní jáde kó nù náà ibi ni wọ́n ma gbé wọ́n dé wọn torí àwọn alfáà ti sàlàyé rẹ̀ fún wa káwa náà sàlàyé fúnra wa nísìn kìí ní tú ní wí nǹkan mí tọ́lọ́run òbí tà nẹ́bí òbí bẹ́yàn bá wọná tọ́ jáde ń bẹ́ kìí ṣe kèfè rínú bọ́ bá wọná tó ya <laughs> gíní tọ́lọ̀ ń jẹ́ yà ẹnu wọn bẹ́ ẹ̀sẹ̀ tọ́sẹ̀ ọwá wọná sẹ́kọ́ndì kan ní ọwọ́ ṣẹ́jú kan ní one lólò ń bẹ̀ kan ní ọdún kan ní ọlọ́mọ́jà wọ bá kan àmọ́ ẹjá gbogbo ẹni tí irú ọ̀pọ̀lọpọ̀ ọbítà nẹ́bí ó ti ní fìnnà lápòjúwe kò túnmà pé ní tànẹ́bí wíhun ní ọsọ́ọ̀yàn di kèfèrí níbi ọlọ́run ọba ti sọ̀rọ̀ ẹni tó di kèfèrí núná irú ẹni wà máa hún bèkọ́ọ̀rì dínà mìnàdà wọn ní jáde mọ́ bẹ̀ o àbílọ́nà mìkọ́lọ́run ní khalidina fiha abada àwọn kèfèrí nù no kí làwọn ilé tí olúwa wá ní wà máa hún bi kharijina minan nar áyà náà bẹnu suratul baqara olúwa ní a'udhu billahi a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ní ittabarra alladhina tubi'u minal ladhina taba'u wa ra'aw فَنَتَبَرَّأَ مِنْهُمْ كَمَا تَبَرَّأُوا مِنَّا وَمَا هم بِخَارِجِينَ من النار olúwa sọ́tàn fẹ́ mẹ́rẹ̀ tí ó sẹlẹ̀ lálìkìyàmá àṣẹ gbogbo ń tàà ń wí àti ṣíríkù àti bídá àtẹsẹ̀ àsáwọn kan ń tẹ̀lé èyàn àwọn kan làwọn kan tẹ̀lé bí ó ti wà láti jọ òun yóò sì máa wà bẹ́ẹ̀ díjọ́ alìkìyàmá náà ìyẹn ni pé kò strange pé ọ̀gá ṣíríkọ ọ̀gá ọ̀gọ́wà ń ẹbọ aṣíra wọn kan náà tí ó tẹ̀lé ọ̀gọ́wà ń bí bídíà aṣíra wọn kan tí ó mọ̀ tẹ̀lé ọ̀gọ́wà ń bí ẹsẹ̀ aṣíra wọn kan tí ó mọ̀ tẹ̀lé <laughs> <laughs> lálìkìyàmà ni pé ẹ̀yí tẹ́ tẹ̀lé wọn gọ̀ọ̀rọ̀ ní tẹ́ gbọ́rọ̀ tọ́lọ́hun tẹ́ lọ́pọ̀túnítì àti mọ̀ pé ọlọ́run ọ̀fẹ́ bí tí wọ́n ń pè yí sí ìtẹ́ gbà ara tí ó sẹlẹ̀ lálìkì àmà ní pé ìtàbárọ̀ alladhina tubi'u min alladhina ìtàbàrù gbogbo àwọn tẹ́ ń wò wájú ní gáà bí ọba dáa ní àwọn <laughs> tọ́lẹ́lọ́mí ọmọ ẹ̀tàn rẹ̀ bí ọba dáa ní àwọn tí ní òní wà mẹ́ bọ́bá di lálìkì àmà àwọn ni wọ́n <laughs>

اتبرأ الذين آه، اتبعوا من الذين اتبرأ الذين اتبعوا من الذين تبعوا تبرأ الذين آه، لا متكتة لنادي اتبرأ الذين اتبعوا من الذين اتبعوا بيناني àwọn tí wọ́n tẹ̀lé wọ́n ma pé àwọ̀ àwakọ́ bóyá ó sì náà ní kọ́dà náà àwọn tí ó se bẹ́ẹ̀ ni iblis shaitan ìbẹ̀nú alkùnrání bẹ́ pé ṣẹ̀tọ́ ni ọmọ ti ẹlòmí títí títí títí tí ó fi sọ fún pé okùfò yóò ti débi tí ó kọ̀ tọ́lọ́n falamma kafara ọba tí wá rí pé yes ó ti dojú ẹ̀ kọ́ọ̀lá inni bari omega èmi ọmọ rí

sẹ́rí pé <laughs> ọlọ́mọ́ sí aládọ́rùn mọ́tọ́ àmúlùwà ń kìlọ̀ fẹ́ mi rẹ̀ látàyé o òun náà lọ́hànú ayà ìkúnmọ́ o olúwa ní ṣètọ́ ní nìkan kọ́ jámù lọ́lọ́ wá ń lóyìn àì pé wọ́n pọ̀ àwọn tí wọ́n sọ páwọn ọmọ èèyàn rí lálìkì á mọ̀ tọ́ kí ní ó tó wá ṣẹlẹ̀ ń jọ́nà jalla jalalu jalla ọlọ́run fẹ́ràn ma nẹ́bí adama bígbà tọ́lọ́run tí ń sọ episodes in tí ó ṣẹlẹ̀ lálìkìyàmà fún wa lẹ́sẹẹsẹ kí ní ó tẹ̀lé léyìí wa qala alladhina tabaru àwọn àwákẹ́ tẹ̀lé wọn ni àwọn bẹ́ẹ̀ ti ṣe wá ní anna lana karrata ó bá ikó sí ṣe ní kọ́lọ̀wọ́ fún wa ní opportunity kan sí in tí náà nù opportunity ẹ̀yọ kan náà ní bọ́bá ti misuse ọ̀tán náà nù ìyẹn ni pé gbàtọ̀ wà láyé náà gbogbo ọba ní níjọ ti Jábir ibn Abdullah tí wọ́n pa bàbá rẹ̀ sójú ogun Ànábì mohamed Muhammad sallallahu alaihi rí pé Jábìrù ń banújẹ́ Ànábì ń sọ fún Jábìrù pé ndị o rí ń fún bàbá rẹ̀ níbí Ọlọ́run fi gẹ́gẹ́ bí bi pé mo ti ṣe fún ọ̀yí tó bá tún wù ọkọ̀ tọrọ ọwá ní Abdullahi ní a tó bá ikú òun mọ̀ pé bí ó ti dùn tó nì kún ọ páyàn sójú ọ̀nà tọ́lọ́run ọba ikú nǹkankan bẹ tóun lè tọrọ ní pé mọ́jí tóun ọjẹ́ ẹ̀kan <laughs> yóò wọ́n padà sí ayé kí wọ́n tó ṣe gíní wọ́n tó tó wọ́n pa fi ṣẹ̀bí lè láì ọwọ́ ọmọgé yóò tó báyìí <laughs> ọlọ́run wá ní kíni àyàfẹ́ yíò nìkan lòun ní fún ọlọ́run ní tọrọ gbogbo ń tọ́ ọwá tọrọ ilé ọlọ́run ní àfihàn gbogbo ẹni ọ bá ti kú kò ní padà wáyé má torí ní ẹ̀dá kan gba àkídà ránran ohun ẹjá palẹ̀ rẹ̀ mọ́lẹ̀ Yorùbá àkúdà àkúdà àkúsà ìdá àkópa ìdá torí náà ká padà sórí èyíta wí àwọn tí wọ́n tẹ̀ láwọn èèyàn náà láwọn lọ́rọ̀ kí lọ́rọ̀ tí wọ́n láwọ́ annalana karọ̀tà ìpọ́bá ipò sí ṣe ní ká lọ ká bọ̀ fanatabarra aminhum kama tabarra u minna bí ẹ ti gbá àwọn mọ̀wárí káwà náà wá sí bẹ́ fún ọgbáwà náà mọ̀ rí kàdálíkà yúríhìn àhàn olúwa ní ẹ̀wà méjèèjì kàdálíkà yúríhìn mọ̀lọ́hù àmàdàhún hasaratin ọlọ́run níbọn wọ́n ti fi ṣe ń kálukú hàn wọn nù bọ́bá dọ̀n pé sẹ́rí tẹ́ẹ̀tẹ́ kó bára yí òfò ọ̀pọ̀n òfò ogbon tẹ́ ń wò pé àwọn ah, láà ah, nígbàtà ah, àtẹnitóhun náà wí pé kọmọ láyà kọmọ kí bọ́lọ̀ lórí kíni lórí tọ́lọ̀wọ̀ fẹ́ o wọ́n fẹ́ ayé wọ́n ni wọ́n gbé ẹnìkan lọ tẹ́ kí wọ́n lọ sín sí tẹ mùsùlùmí ẹnìkan onígun ó sín sí ilé inú rẹ̀ mẹ́ ọ̀nà bọ́lọ̀ bá bí ẹ lóhun ni kí ni jọ rẹ̀ ni lójú ọmọ ànẹ́bí adama tó báyìí sí parí ẹ̀ bí pé àtẹni ọ tẹ̀lé èèyàn <laughs> àtẹni wọ́n tẹ̀lé wà mẹ́rún ọ̀sẹ́ni jẹ́ jáde inú náà o pé ọ̀rọ̀ pé àgbà wá rí pàwà tẹ̀lé wọn ni tó ti se tí múyàn gbére inú náà wà máa hún bẹ̀kọ́rì jí iná mìíràn náà ọlọ́nkọ́ sọ wá ń bẹ̀ o kọmọ́sẹ̀ wá ní àdọ́rùn òótọ́ o àmẹ́dàpọ̀ ذكر أنهم يحبون أندادهم كحب الله ẹ̀rí pé bẹ̀rẹ̀ àyà yìí ni àfáà tún pàkí ìsíwá sí àyà tààkà yìí ìbẹ̀rẹ̀ rẹ̀ ní pé wà mínà náàsì man yàtàkìdò min dúnì láhí àndáadán yuhibbunahum kàhùbìlá àwọn kan bẹ wọ́n sì tún mú ọlọ́run kéèkèé mi lẹ́yìn ọlọ́run lọ́nà wo ọ̀nà kẹtanu kí lọ́nà alákọ̀ọ́kọ́ dùnà òsọ̀lẹ̀hìn bí yàn bá ń pè yàn pé yá ẹnìkan yá kìníkan ò ń sinú lẹ́yìn ọlọ́run ó ti mú ní àrùbábá kí lọ́nà ẹlẹ́ẹ̀kejì tọ́átùhùn ìtàkàdù àhbárahùn wàrùbánahùn àrùbábá èyí wọ́n isi pé wọ́n ń pè wọ́n wò pé yá ẹ̀sìn tẹ̀lé wọn ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ni yuhibbunahum ka hubbillah wọ́n nífẹ̀ẹ́ àwọn nǹkan ni gẹ́gẹ́ bí ìfẹ́ tí wọ́n ní sí kíní tí wọ́n ní sọ́lọ́run Ọlọ́run ní torí pé walladhina amanu ashaddu hubban lillah ẹni tí ń jẹ́ mùmínì lẹni tó pé fẹ́ tọ́lọ́run ló borí gbogbo ìfẹ́ lọ́dọ̀ tí ẹ̀ àti sàlàyé fúnra wá ń conflict ìfẹ́ ṣẹlẹ̀ láàrin ìfẹ́ tọ́lọ́un àti ìfẹ́ nǹkan mi in ta fi mọ́ ní mọ́mìnì ní pé gíní ashaddu hubban lillah jẹ́fẹ́ tọ́lọ́un ó borí olúwa ni kéyàn ó fi ìfẹ́ ọlọ́run ṣe déédé ìfẹ́ nǹkan mi inú ròyìn àwọn kèfèrí ni o kò sí inú ròyìn mùsùlùmí kí ní ròyìn ti mùsùlùmí ashaddu hubban lillah torí náà ẹwà wọn tí a fà wí ń bí àfà ní ẹwẹ̀ mọ̀ ọlọ́run sọ̀rọ̀ àwọn kèfèrí ó tún wá fi rinlẹ̀ pé wọ́n fẹ́ràn ọlọ́run torí kí lọ́lọ́run wí yuhibbunahum ka hubbi wọ́n fẹ́ràn ọlọ́run gẹ́gẹ́ bí ìfẹ́ tí wọ́n ní sáwọn òsáwà àtàwọn tí wọ́n tẹ̀lé lẹ́yìn ọlọ́run kí lọ́lọ́run wí bẹ́ẹ̀ ni àti wọ́n fẹ́ràn ọlọ́run ọlọ́run ò pé wọ́n fẹ́ràn ọ̀hún àmọ́ ìfi ìfẹ́ tọ́lọ́run ṣe déédéé ìfẹ́ tọ́lọ́run dá ọlọ́run ò fẹ́ wọ́n lámí yudkhiluhum fil islam tó ń ti fi wọ́n ti fẹ́ràn ọlọ́run yìí mọ̀ òdí musulmi torí ẹ̀ fa kayfa biman ahabba nidda akbar min hubbihi àfá níbò láwà pé tẹni tó se pé ọ̀rọ̀ yuhibbuna ka àwọn tí wọ́n fẹ́ràn ọlọ́run dífẹ́ ọlọ́run àti ìfẹ́ nǹkan míì tí wọ́n mú lọ́lọ́run ṣe dédé lọ́lọ́run ní wọ́n èsè mùsùlùmí bó wá ń ti ta ní tó ṣe pé ní ọdẹ fẹ́ràn nǹkan míì yìí ju kíní tọ̀ ẹ̀kẹta àfá <laughs> ní wà kéfà bí man ìfẹ́ nǹkan mi òun ọdí ẹ̀ fẹ́ràn ọlọ́run nǹkan mi lọ fẹ́ràn torí náà nínú ọ̀nà tí èyàn fi sin ọlọ́run ní pàtàkì òun ni mahabbatu kéyàn fẹ́ràn ọlọ́run ẹjá múyàn ọlọ́run èso ọba téyàn ma sin sin pé bàbá kú sin nísin yóò tún léyàn ó jíyà ní a gbọ́dọ̀ ma sin sin pé ah adúrún tó ṣe fún àyẹnu kan díẹ̀ tó ní àmúwá ní bí mùsùlùmí ti gbọ́dọ̀ rínú o òun ló fi gbádùn ìsìláàmù ni òun làwọn ará wájú nínú wọn fi gbádùn ìsìláàmù àwọn sọ̀hábà nẹ́gbà Muhammad sọ̀rọ̀sọ́lá àtàwọn tó tẹ̀lé wọn làwọn fi ma bígbà táwọn gbádùn òun ni òun tí ń dàbí òkè lójú tẹ ń gbé bímbà ládáni bá pẹ̀lú gàásí ó ti yàtún torí pé kò ẹnu díẹ̀ tó ní kàmúwà ìlọ ẹ̀dàkùn gbogbo ẹni tó bá kù síbẹ̀ náà lọ fi èsì èyàn kan kírun kan gbáwẹ̀ ìwọ̀n lẹ́mẹ̀ rẹ̀ sọ́lọ́run ni pé jẹ́ ń gbánú lájẹ́ àtẹ́ọ̀bá àbákú kí nísìn èyàn lọ́lẹ̀ sí bá ń fún ọ wọ́n sí bá ń pẹ̀lú ọlọ́run ọlọ́run gbọ́dọ̀ rí ọlọ́run tàà sí ìgbìlẹ̀ tó rí ta ọgbọ́dọ̀ rí pé ọ̀fẹ́ràn òun kọ́dà ìfẹ́ ẹ̀wọ̀n borí ìfẹ́ nǹkan mi torí náà nínú ọ̀nà ìbádà ọlọ́run ní kí ni mahabbatullah kẹ́yàn nífẹ́ ọlọ́run ara bí kí a sì ti mọ̀ nífẹ́ ọlọ́run ni mo fún ilá ni òun ni kẹ́yàn mọ́ máa ṣe bádà ń pé ní choice mi ni ń kọ́ máa rí pé ah ọlọ́run tó báyìí ọlọ́run tó torí wà láì bá àti máa rí pìtì ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà díẹ̀ lọ́lọ́ ní o múwá o gbogbo wà máa kàlábùtò jínà wà lè ń sa ilá lè ábòdó ọlọ́nà tóhun torí ẹ̀ dáwà díẹ̀ ló ń wá ní kó take nínú tí ń bẹ ẹ̀ ilá lè ábòdó nǹkan díẹ̀ báyìí ní ń gbà ò òun lè yóò fi máa sin ọlọ́run sí ta bọ́lọ̀ bá ní àmójú bá ìlọ́wà ń kọ́ kí wá láwà sí ọlọ́run òṣèwò èyàn gbọ́dọ̀ máa sin ọlọ́run sin ìgbà tí yàn bẹ̀rù ọlọ́pàá pé bí ọba ti gbọ́wà pé a lè bọ́mọ lọ́wọ́ ni torí náà ẹ̀dàkùn ẹja múyàn náà mahabbatullah musulmi gbọ́dọ̀ fẹ́ràn ọlọ́run àtàrà fi ni kíyàn fẹ́ràn nẹ́bí ìfẹ́ rẹ̀ ní kọ́tẹ̀ láṣẹ rẹ̀ olúwa ní kul in kuntum tuhibbuna Allaha fattabi'uni tẹbálẹ̀ fẹ́ràn ọlọ́run ẹ̀fẹ́ràn ọlọ́run ọlọ́ni táwọ́ fi mọ̀ pé fẹ́ràn ọlọ́run ẹni mọ́rán sí tẹ́sì ọmọ ànẹ́bì adama kul in kuntum تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم ọlọ́run kó ṣe wà lẹ́nu tí ó fẹ́ràn ọlọ́run lọ́lọ́wọ́ fẹ́ràn àwà náà wà mí ha kọ́wùlùhù sallallahu alayhi wasallam man kọ́lá láìláha illallah wa káfàrọ̀ bí ma yóò ìbádù min dúnilá haruma maluhu wa damu lónìí náà láka ilé yíwa ní sí gbàgbé akẹfúnra wa pé ẹni ọba ní la ilaha illallah tó sì jìnà sí gbogbo ń tọ́ tako la ilaha illallah yìí òun ni musulmi o òun ni kíni òun ni musulmi kásì má sàṣe jù bá àti gbọdọ̀ ṣe àṣe ètò níbi gbígbélé yìí àgbọdọ̀ máa wádìí tí ọ̀yá wádìí tọ́lọ̀ ní káàrí tí lọ́dọ̀ musulmi gbò ti fi hàn ní nọ àmìlòhó bí ma àbára ìta nẹ́bì kọwànú sallallahu alayhi wa sallam onílọ́lọ́lá nẹ́bì fi ní wa hisabuhu ala Allah ẹ̀rẹ́ ìtẹ́yìn ọmọun hisabuhu ala Allah ẹjẹ́ gbé lọ bọ́lọ́hun hisabuhu ala Allah yóò sírò ẹ̀ lọ́dọ̀ ọlọ́run wàhálà ti ń ké yíun wa hadha min a'zami ma yubayyinu ma'na la ilaha illa Allah fa innahu lam yaj'al at-talaffuz biha عاصما للدم والمال بل ولا معرفة معناها من مع لفظها بل ولا الإقرار بذلك بل ولا قونه لا يدعو إلا الله وحده لا شريك له بل لا يحرم ماله ودمه حتى يضيف إلى ذلك الكفر بما يعبد من دون الله الفاني ريكون لن لا la ilaha illallah tí yẹn wí lẹ́nu nìkan tó la ilaha illallah tí yẹn mọ̀ tún mọ́ rẹ̀ nìkan kò tó ó wí lẹ́nu ó sì tún ṣe kíni máàrífà ó la ilaha illallah tó ń bọ̀ tí ọmọ tí ń wí àfáà níbẹ̀ yẹn bá wá wí èyí ò nìkan kọ́ ó sì tún ṣe kíni ó tún gbọ́ yí ọmọ tó mọ́ rẹ̀ gbogbo eléyè tó àyàfi kíkí ní ókun wà káfàrọ̀ bí mọ́ yóò àbàdù mẹ́lú nìlá àfikọ́ kẹ́yìn sí gbogbo nǹkan mí tó yàtọ̀ fọ́lọ́wọ́ mùsùlùmí alájì ń bí paripa alájà ń bí ẹwà gúnkẹ́ wà mọ́mí ìta ń wínú o ìtọ́lọ̀ ń wínú o wà káfàrọ̀ bí mọ́ yóò àbàdù mẹ́lú nìlá gbogbo ìyá bàbá ìmàlẹ̀ lẹ́ fi wá kìníkà àdúgbò lẹ́ ń wí ẹ́ ìmàlẹ̀ wọ́n fi wá kí wọ́n á fi wò ìgbàgbọ́ wọ́n fi ń wá ìmàlẹ̀ wọ́n fi ń wò àbí sọ gbogbo bí wọ́n bá ti wí kọ̀bá tọ́lọ́wà mọ́ yọ̀nbà dó lójú kan fayalaha waman shakka aw tawaqqafa lam yahrum maluhu wa damu Allahu akbar ọ̀rọ̀ ńlá ńlá ni waman shakka aw tawaqqafa la ilaha illallah àti kàfúnra wa rí ń bí dárúsọ̀sọ̀sọ̀ ń bí pé ó ní àwọn mẹ́jẹ̀mú inú àwọn mẹ́jẹ̀mú la ilaha illallah ní kíni al-yaqin al-yaqin ó gbọ́dọ̀ dáyàn kèèsè láìlá náà tẹ́yàn ń se tẹ́yàn náà mùsùlùmí mi ó tún máa wí lẹ́nu kẹ́ fi wọ́n lẹ́ ọlọ́lọ́mọ ẹni jẹ́ ọlá o èyàn ò kírun kò sí mùsùlùmí ọwá tó ń wí pé ọlọ́lọ́mọ ẹni tí kọ̀dọ́ lójúnù ìtúnmẹ̀ ẹ̀nù pé bọ́yá ibi tó ń náà wà gan-an bẹ́yàn bá báyàn lọ gbọ́lọ́hun kò sí láìlá ilẹ̀ lọ́wọ́ ẹ̀lápẹ̀já fi èsì ń tá máa sọ ìwà ń tá máa se olúwọ̀ ọ̀fẹ́ láìláà ìlàláwù tí ó dájú olúwọ̀ ọ̀fẹ́ muhammadun rasulullah sallallahu ta ń se yẹ méjì ń bẹ̀ pé bóyá òun lọ̀nà àbí bóyá bòmí táwọn kan wà náà lè já sí ọ̀nà ọ̀nàfà ni ẹ̀mà sẹ́wọ̀n pé ọ̀tọ̀ ní ṣákù ọ̀tọ̀ ní tàwákùrù àbí wọ́n bíyàn pé ẹgbọ́ kí lẹ rí sí nǹkan báyìí tí ó tako tí ọlọ́run wí àti tàà nẹ́bí wí bẹ́yàrú ìrìn ẹ̀ṣìn mí kíyàn wá ní ẹ̀mí ò ẹ̀mí ọmọ no comment ẹ̀ṣẹ́ ọmọ alábọ̀gá ní no comment ọwọ́lé ń bí láìláìláìláò gbá láìláàlọ́nà gbogbo ń tọ́ bá tako ìgbẹ́ni torí náà àfáà ní àwòtàwàkọ̀fà lámìyàhàrùn máàlùú wàdámù àti sọ̀tún ma pé lámìyàhàrùn máàlùú wàdámù islamu pé a máa pààyàn necessary lè o kìí sí pé ẹ̀jẹ́ rẹ̀ àtó rẹ̀ tí islamu wímbẹ̀un làdá àdídì ní ti tú ìtumẹ̀ ní pé fàhúwá mùsùlùmù mùsùlùmí ni o torí bẹ́ẹ̀ lànàbí fi ní alìmùsùlùmù alìmùsùlùmí haram dámuhu wà máàlùú wà ìrùlù torí náà ẹ̀dàkùn inúta kọlẹ́kọ̀ ń bí náà ni pé àṣẹ iye méjì nínú faith nínú believe èèyàn o lè kó bá o tí ń jẹ́ believe tí ń jẹ́ gbàgbọ́ tí ń jẹ́ imani ni tó se kíni tọ́ dáàyàn lójú tẹ́yàn wà lórí ẹ̀ pé ní àà ah, ó ti yé mi mo sì gbà pọ́nà nì ọgbà àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ pé ọlọ́lọ́mẹni tí ọlá kankan èèyàn jìnà sí ìwọ́ ti mọ̀nú bí ọ̀bá dọ́ lójú lọ bẹ̀rún bí ọba jọ olójú mẹ́rẹ̀ ìtọ́ wà yìí lọ bábá ìgbẹ́gbẹ̀ òun yọ lọ tò síbẹ̀ àmọ́ wà ní àyàn tó máa wò pé bọ́yá bọ́yá ìkọba ìmánìyàn ò kọlọ̀nkọ́ sọ wá mẹ́ o fàyàláha mi masalatin ma àbọ́maha ẹ̀rí àlàyé tí ò sí tó tún fẹ́ clear jù bẹ́ẹ̀ lọ ẹ̀rí bí ọ̀rọ̀ tó lè dáyàn lákẹ́ẹ̀yàn jíjá òní gbogbo tí a sàlàyé fúnra wa yìí kọlọmọ́sà àjá gbọ́kagbà ká lè lò ó wúlò fún wa láyé àti ní alkiyama هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى وصحبه أجمعين الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين lórí bẹ̀rẹ̀ tí alákọ̀ọ́kọ́ hadithu tí ó lẹ́sẹ̀lẹ̀ ni níjọ tí wọ́n sin ọ̀kan náà àwọn ọmọ nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam tí ó fi fún aṣíwájú wa Uthman ibn Affan gbogbo ẹni ọba ti kèé ṣe pé èyàn ṣẹ lọ́run nígbà tó wọn mọ̀ pé ẹnìkan ó kú bọ́ ti ẹ̀mọ̀ pé ẹni ẹ̀hún ti kú èyí wọn pé ngbèyàn ti wá gbọ́ pé ẹnìkan kú lálẹ́ ìnísìn kọ̀ wá gbọ́dọ̀ súnmọ́yàwó rẹ̀ torí kọ́ bá lé ẹnu bọ́ bá dìgbà tí wọ́n fẹ́ gbé kèé ṣe pé kọ́ má bá wọn sin òkú là wí àmá nẹ́bi lọ́mọ hekima tọ́lọ̀ ní kò fi sọ bẹ́ẹ̀ wọ́n bá fẹ́ gbé e tí wọ́n sọ kalẹ̀ sínú sàárè ìrẹ́ni kó jìnà sí Eh, ibẹ̀ kọwọ́nà bí ó sì excuse ara rẹ̀ nígbà náàbì ti wí bẹ́ẹ̀ tó sì rìn lẹ̀ bẹ́ẹ̀ wallahu ta'ala alam ìbéèrè ẹlẹ́ẹ̀kejì nípa eh, ni pé ìta ń pè ní lọ́kọláya nínú islamu ẹ̀rí pé yàn ọ̀kan lé lójú títì nísìn kọ́kàn mọ́ ẹnìkan pé òjìbìyàwó mìírànù ọlọ́nà tí sẹ̀rí alákalẹ̀ tí èyàn fi di ọkọ àti ìyàwó bí islamu ti wá la ọ̀nà tágbà wọ hayatu saudiya yìí tàbí mọ̀ ah, lámọ́yá ah, ó ti lọ́kọ làkásígbà ah, ó ti ní ìyàwó ọlọ́run ò jẹ́ kí ti wọ́n nira bí ìtàwọn kan pé bẹ́ẹ̀ bá ti papọ̀ ẹ̀ ní túkámọ́ ó tún ṣe pé bí ọba bí gbígbé ọba rọrùn mọ́ ẹlẹ́ sí kíní ẹlẹ́ túká ara ọ̀nà tí ìgbéyàwó fi máa túká ní islam wá ìgbẹ̀yọ̀ kan lọ ẹ̀rínú tí ìgbéyàwó fi máa túká ìtọ́ pọ́pùlà táwà mọ̀ ní àtọ́lá kọ́kọ́ ìyàwó ẹ̀ ààrẹ náà ni gbogbo àwọn eléyìí àwọn ọ̀nà tí yìí máa fi ṣe tí máa fi tú ọ̀nà kan wá ń bẹ tó sì pé yìí máa tú automatically ń bí náà òun ni kíni mautu òun ni kọkàn náà àwọn méjèèjì ta pè lọ́kọ láya bọ́ bá ti kú mọ̀rọ̀kó ti yé òun lẹ́fì rí pé kọ́dà masala fíkíù kan wáyé táwọn alfáà tí wọ́n fi mọ̀ hanra wọn bẹ̀ látàrí rọrọ̀ báyìí òun ni pé ọkọ àti ìyàwó bọ́kọ bá kú sí ìyàwó léwẹ̀ bí ìyàwó lọ bá sì kú sáájú ọkọ rẹ̀ sọ́kọ náà lè sí kíni ó léwẹ̀ bàbá ní káwò ní dájọ́ sẹ̀ríà ní pẹ́kọ̀ọ́ wọn wẹ̀ra wọn ní títorí kò sí ìlàpù ń bẹ̀ pé a nílò ní kíni in tó so wọ́n pọ̀ jíṣẹ́ kíni ọ̀tùtùkà àfíta bá rẹ̀rí tọ́ wá ní nǹkan báyìí ṣe ṣe tí ń jẹ́ ṣẹ̀rí àmì òun là ń pè ní pé bí istifinahu àyàfi nǹkan báyìí ara ń bí eléyìí tọ́rọ annabuwa muhammad sallallahu alaihi wasallam annabi wíńjọ kan fún ya ńlá aisha pé ní ngbàtí aisha ya ńlá wa ní wára sáà gbígbàtí yẹn pé orí mi o tí ọkẹ́ kọ́dà bọ́lọ̀ bá ní àjàlì rẹ̀ ó dé nísìn ẹbẹ́nu kí ni ànẹ́bí ọlọ́run ọ wé ọ ni kí n sì fásọ wé ọ èyí ohun tó máa pé ọlẹ́tọ̀ nù òun làwọn àfáà fi dáadó ń bẹ̀rùn àmọ́ gbogbo wọn táwọn àfáà fẹ́ wí tẹ́lẹ̀ náà ni pé wọn ò lè ṣe kíní wọn gbọ́dọ̀ wẹ́ra wọn ní títorí pé n tó so wọ́n pọ̀ pẹ̀lú kú ó ti túká bàbá tí wá gbélé yé ní ó mọ ìsì lórí ń tàfà béèrè pàtàkì lọ àwátá bá ń siṣẹ́ ní hospital láwọn hospital tí wọ́n bá ń ṣe irú nǹkan báyìí lédè òyìnbó wọn ń pè ní cryopreservation wọn a máa mú àtọ̀ ọkùnrin àti tóbìnrin ó níbi tí ó ní àwọn báńkì tí wọ́n ń tọ́jú irú ẹ̀ sí kẹwàá sọ̀rọ̀ àlọ́ lásán ní tàbà ń wì awárá àwọn obìnrin tó ṣe pé lẹ́yìn ipò ọkọ wọn wọ́n máa padà lọ irú báńkì bẹ́ẹ̀ kèsí báńkì owó <laughs> wípé nǹkan wa tí àmúwáyà yìí ní ẹ̀sìn ẹwà transfer rẹ̀ torí pé kìí sí haramu bí wọ́n méjèèjì bá ń bẹ láyé tí wọ́n bá nìdí pé ní inú tí ma fà ní pé ọlọ́run fún ọkùnrin mí ní tó fún ọlọ́fẹ́ tó mọ́un pé kó lè súnmọ́ ìyàwó rẹ̀ kí nǹkan ó sì jáde lára rẹ̀ kọ́ wọbi tí ọyẹ̀ kọ́wọ̀ kó sì dọmọ bẹ́lùmí bá súnmọ́ ìyàwó rẹ̀ lọ́gọ́rùn-ún gbà nǹkan mọ́ jáde kò sì ní dé torí ẹlòmí ọmọ orí ọlọ́run irun tí ma ń fàánù wọ́n wá lè gbà àwọn làwọn wá ní táwọn gbígbà tí wọ́n fi nǹkan púùsì nǹkan pé lọ́ọ̀bẹ̀ <laughs> bọ́bá ìpé láàrin lọ́kọ láyà tí ń bẹ láyé kò sí tọ́kọ nínú ṣẹ̀ríà kò sí nǹkankan in tí ó yẹ kọ́ wọra wọn tí ó lè rẹ̀ tí ó ti kú mùsùlùmí ò dárú ẹ̀wọ̀ ìwọ̀ ni o Alfa wá ní ọ̀rọ̀ ogun ọ̀rọ̀ ogun kan wà ní àwọn àdájọ́ tó tẹ̀lé ni ìpìlẹ̀ ní ká mọ̀ pé kèése gíní kèése halali bí rẹ̀ bá wá wáyé ọmọ yìí tí wọ́n wá bí bàbá kú ní year 2000 lápèjúwe wọ́n bí mọ̀ ní year 2003 ẹ̀bí ó ti jẹ́nu àbí 2002 lẹ́yìn gbà tí bàbá ti lọ́dán wọ́n tó lóyún rẹ̀ ni wọ́n tó wá bí òun lẹ́yìn oṣù díẹ̀ ìjẹ́rù ọmọ yìí ọmọ rẹ̀ ni àbí kèèsè ọmọ rẹ̀ masala fíkì ńláńláwà lélẹ́yìn nínú àwọn alfáà àwọn alfáà ò ní fíkì ara wọn tó dó lórí pé gbogbo ohun tí ó bá ti ṣe pé in tí ó di èèyàn tá ní àtọ̀ yìí kọ̀ bá síyè pé ara ẹni ó ti jáde nìí ọmọ rẹ̀ náà tí ọba sí yẹ méjì ń bẹ pé àbí àbí ó se tí ọlọ́run ọ̀fẹ́ èyí wọn ọ̀tọ̀ a máa gbọ́dọ̀ transfer yíhun tí ó fi wá kó bá irú ọmọ yìí torí bàbá àti wínìsìn sí ọmọ ẹjọ́ ọmọ ẹ̀yà rẹ̀ tí wọn ò ní ní tó wọn ní ní bàbá ara alfa oníṣẹ̀rí àti wọn ní ọ̀n nígbò ó se pé mọ́ ù rẹ̀ omi rẹ̀ ni kò síyè méjì ń bẹ́ẹ̀ yọ̀nà tí ó yẹ kí wọ́n gbà lò òun ni wọ́n ṣe gíní òun ni wọ́n gbà lò a sì ráwọn tí wọ́n ní ùn wọn ò lè bímọ lẹ́yìn tẹ́yìn ò sí láyé mọ́ àmọ́ mo rò pé tí ọba mọ̀kọ́ síbù sẹ̀ríà mú èrò tí sẹ̀ríà tí sẹ̀ríà fẹ́ àkọ́kọ̀ gẹ́gẹ́ bí ádìlù ní déédé ọmọ ẹni tí wọ́n lo àtọ̀ rẹ̀ ni ò kò lè wá wà láyé kọmọ̀ ní bàbá lẹ́sẹ̀ tí è se pé ọmọwọ́ ọmọ ẹsẹ̀ ń bẹ́ ọlọ́hùn tààdà ààlà àmọ́ká tó tún wí gbogbo ẹni tó bá gbọ́ báyìí tọ́lọ̀ dánrú ẹ̀wò ó jí àlọ́dọ̀ ọlọ́run èwọ̀ ni kò sí ẹ̀tọ́ láàrin ọkàn àtọmọ ayamọ́ lẹ́yìn ìgbà tí kú <laughs> bí ìfẹ́rẹ̀ ní bá ti wá dópin gbogbo tí ń jáde látara fẹ́rẹ̀ ní náà gbọdọ̀ sí kíní òun náà gbọdọ̀ dópin ní ẹmẹ́jà wù àbí wà àwọn tí ọ̀lá lè kìí àmà àwọn òyìnbó ń dáró ilé yíwó kọ́dà ń ló òyìnbó náà àwọn náà ti kọ nísìn yes nínú òfin nú òyìnbó gan nísìn àwọn gan ti kọ́ wọ́n ṣe kéèsì kan níbi tí wọ́n ń pè ní court of human rights ní Europe kọ́dà àwọn náà dájọ́ pé ní àà ah, èyàn ò lè bí ma tí èsì pòun lọ fẹ́ bí ẹ̀ lè mú kíní ẹ̀ lè mú àtọ̀ àmọ́kápá tí wọ́n ti ìdájọ́ ti ṣẹ̀rí ànú nípìlẹ̀ òun ni pé ẹ̀ lè dìsáìdì pé tí ó ti parí ẹwà mú ẹ̀túntún kan nú tó jẹ́ pé látàrẹ ló ti jáde ẹwà ní kéyìn ò sí kíní kọ́kọ̀ntínú torí ẹ̀túntún kan ní kéyìn ó bímọ fún rẹ ni látàrí ipa jẹ́

sọ́lọ̀sọ́lọ̀ kọ́dà bẹ́yàn bá ti búra ló kọ ọlọ́run ìbẹ̀rẹ̀ tàbí ní pé iṣẹ́ kan wí lẹ́nu ní abẹ́ níwà láyìn ní dódí ọ̀ ẹ̀fókọ ọlọ́run sí ẹ̀yíwọ̀n òsẹ́ kankan kọ́dà bẹ́yàn bá ti wá fókọ ọlọ́run síṣẹ́ ànẹ́bí ní ẹmọ́ wà sọ ókọ ọlọ́run bí tí ó dínà oore ẹlòmíọ́ wá pé àwà ah, láyìn bá

ànábì ní sí mẹ́jọ jẹ́ pé mo ti fọ́lọ́m búra ní òní jí oṣù orí ẹnu tó kàṣẹ ní pé wàkáfír àyẹ̀mì nìkan ọwá sàkà fara ìbúra tó búra kí láàfí sàkà fara búra ọ̀nìká hmm? tún oúnjẹ fáwọn èèyàn mẹ́wàá kan tẹ̀rí pé dá bí ọ̀bá búra bó làwọn ó se <laughs> fa ètò àámú asharati masaki min awsati ma tut'imuna ahlikum aw kiswatuhum aw tahriru kódé èyàn lè dáṣọ fún wọn ànábì ní dáṣọ fáwọn mewa tí ora sowo o fi mọ̀ to gbọ̀ngán náà ka wà láì wà láì nígbà ní owó tọ́ àmọ́ o benefit àwọn yíò náà ẹ̀rígbé islam dá púpọ̀ mọ́ sọ ilé nítorí pé ìtọ́kọ́mọ̀ ní tàbí tánràn búra lọ́lọ́run wí o lẹ́yìn lọ́lọ́run tó wá ní fàmánlámìyà jídí ẹni tí ọba wá ní fásíyàmú tàlátàjì ìgbàun ló tó káàwẹ̀ o bọ́lọ̀n bá rí pé ò sínú fàmánlámìyà jídí ọba gbáwẹ̀ ọ̀sán o ọlọ́run gbọ́dọ̀ rí pé ò ní in tó fi tánràn yìí lò fi wá dáa sí kíní ẹṣẹ́ gírí ọjọ́ ti lọ náà wọn ò tí yọ̀ǹda àbí bó wọ́n ṣe yọ̀ǹda ẹ̀dàkọ̀ ẹjẹ́ kan kálukó frí láti bèèrè tí ọ bá yẹ láàrin ìgbà òun ọwà lóyún kó tó di pé kò tó wáyé òkè ọ̀rọ̀ ọ̀rọ̀ kó mẹ́gẹ̀ ẹlẹ́fẹ́ bí ọ̀tọ̀ ní tí èmi rò pé fẹ́ bèèrè kò tí ìkàn kó mọ̀ ẹ̀lápẹ̀ ní ṣúrọ̀ ọjọ́ ti lọ àbá kò tí ìkàn ọmọ ìyíbò ló ti je ọlọ́run fara mọ́rí àbí fi máa ká dúpẹ́ fàfà tó bèèrè ọ̀pọ̀lọpọ̀ ní dárù nǹkan báyìí wọ̀ lójú ọmọ jì ní òní lè bèèrè àtúnwà ni tó lè bèèrè tó ń kàrùkú mú ti ọ̀rọ̀ ńláńlá o torí ọpọlọpọ n'i ṣe lododo n tí ń jẹ́ pé ni ìyọ̀nda obi bí gbogbo tí ìsan sọ̀dá àkí ó ti di gíní ó ti di ìyàwó kọ́dà bí ò tí ẹ̀tí lágbára ẹlẹ́ ilẹ̀ tẹ́ lágbára kẹ kóyàn jọ ohun èyí wọn ò dín lọ́wọ́ ó lè ti di ìyàwó yàn àmọ́ kí ní ń jẹ́ yọ̀ǹda ibi tí ọ̀rọ̀ wà ní torí àdídà nẹ́bí sọ̀rọ̀sọ́lọ̀m ní ìtúnmọ̀ tí èyàn se lọ mátà kọ́dà kìí se tó sọ jáde lẹ́nu òun ní ó fi se pàtàkì béyàn bá mọ́ dáhùn orú bèèrè báyìí kó bèèrè kí ni al'urufu sa'idu filmaka kí ni kọ́stọ́mù bí òun ti fẹ́ dáhùn bèèrè béyàn bá lọ karú bèèrè lórí nẹ́ẹ̀tì láwọn ibi tó se pé ní kọ́stọ́mù wọn yàtọ̀ sí ti wá ń bí ìwíkú iná mọ̀ wípé òfin ṣẹ̀ríà ni ohun èyí tẹ́mi mọ́ ní kọ́stọ́mù wa ń bí ní pé orísìírísìí yọ̀nda ní ń bẹ lọ́dọ̀ àwọn òbí orísìírísìí gíní ìyọ̀nda ní ń bẹ ìyọ̀nda pé agbọ́ bọ́lọ̀mbá kọ́ wọn ò sì ní pé no wọn ò ní pé gíní no àmọ́ wọ́n retí pé ẹ padà wá so igi àwọn ọ̀gbà pé ẹ ti so igi irú yọ̀nda yóò so dẹ̀tọ́ fún yàn o torí pé àníyàn wọn ni ó dìtàmì irú yọ̀ǹda tí wọ́n yọ̀ǹda òun lè mí fi mọ́ fún ẹni ọba ti wá bí mi wá nọ̀ wá rú bèèrè ibi kí n wí báyìí náà ìmọ̀ràn tẹ́mi máa fún wọn ni pé má ti ìkanjú o torígbà nẹ́bìsọ̀ àṣọ́làm ní inú ta gbọdọ̀ sá fún jù ká sá fún rújú ń bẹ́ òun ni ọ̀rọ̀ ọlọ́pọ̀ láyà jí ó clear bí kíni bí ọ̀sán tí ọ lágbòó àgbọdọ̀ gbáṣúgbò àláyé ń bí ọ̀rọ̀ bọ́yọ́bìnrin jíde halali bọ́yákè ìdí halali kí ọmọ ma wá se zìná kọmọ pè ní nìká òun ni pé ìwọ tẹ́kì stẹ́pù kan tó fi mọ̀ pé irú yọ̀ǹda wo ni wọ́n yọ̀ǹda torí ẹmẹ́jà tanra wa irú àfá tó wípá wọ́n yọ̀ǹda yìí nìsìn bàbá wo lójú ti sẹ̀ríà kò sí tọ́lọ̀wọ̀n lè ṣe lẹ́yìn tí wọ́n wíwípá wọ́n yọ̀ǹda yìí ọlọ́wọ́ ní kí ájà lè ó dé bá

ọkùnrin nù wàláhúnná àrùbẹ̀ mẹ́mà tarọ́pùtùn sọ́kùnrin lè lọ bárò àwọn ìyá àti bàbá ìyàwó yìí pé mọ̀ fẹ́ jogun ọmọ ìtẹ́ ilẹ̀ yọ̀ndájò ní tí ń sì ń gbọ́dọ̀ yìí <laughs> bóò ní orílẹ̀ tí wọn ẹ́ torí ẹ ikú ìtì báwọn tí ẹ̀ ń kafájú àwọn ti gbọ́ ìsìláàmù yìí sí àwọn tí wá ń bí àwọn ọ̀gbọ́yọ̀ǹda ayé débi pé ó ti dè lọ́kọ láya dépò pé títán bá dé ẹlẹ́ jogun ara yìí ọ̀nà kejì tẹ́mi ma wá pa àwọn èèyàn ni pé o lè dọ́gbọ́n kan padà lọ lẹ́yìn ìgbà tí ẹ pé tọ́ ẹ̀sẹ̀ wọn ò tẹ́ ti yọ̀ǹda yìí ẹnu mọ́kàtẹ̀wà wò ní pé nǹkankan lọ́kànkù tí àti ìta àrẹ ti se ní níjọun kí ni nǹkan náà ní pé ìfúnyàwó mi wá pé ìyàwó rẹ̀ ìfúnyàwó mi ní sọ̀dáàkì mo sì fẹ́ kó sójú yí ti ń bá fún báyìí ìgbẹ̀rún ló ti mọrú yọ̀ǹda tó bá yóò bóò ní pé náà <laughs> tọ́bà ẹgbẹ́rú yọ̀nda òní jẹ́ ọ̀sọ̀fọ́ ǹdà tí ó ti wá kan yíò ní ọ̀ìsọ̀dá àkíbò mọ́wùlẹ̀ ah, tanra rẹ̀ wọ́n ń retí pé nẹ̀káàwù ń bọ̀nù wọn èyọ̀nda yányán àmọ́ mo ti wí fáwọn mìíràn tí wọ́n sì tráì rẹ̀ tí bàbá yà <laughs> ọjọ́ ti lọ bí ìmọ́mù ti wí àwá tabakù ẹja pọ̀ pẹ̀lú ọgọ́lọ́ àfijọ́ kan lẹ halkọ̀ kan tó gbérú bèèrè báhùn láàfi dáhùn inṣá allah ta'ala hada wallahu